الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد نتسواج لوري أو نواكد الإسلام أو كتي ومن بايسين يجي àti ṣe àlàyé mẹ́rin ní bíbẹ̀ èyí tàṣàlàyé lánàá òun náà dẹ̀ ni ìmá lo òfin àbí ìmá lo ìdájọ́ tó yàtọ̀ sí òfin àti ìdájọ́ Allah subhanahu wa ta'ala so ní kẹni tó bá ń lo òfin tó yàtọ̀ sí òfin Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àmọ́ tó nígbàgbọ́ wípé ilé ní nǹkan tí àwọn afẹ́mọ́ ń ṣàlàyé níbi ọ̀rọ̀ ní wípé èyàn tó bá ń lo òfin náà àmọ́ mọ̀ pé òfin yìí ò dá òfin yìí kò dá tó òfin Ọlọ́run Ọba ó kàn lò àmì tó bá ń lò òfin mí tó yàtọ̀ sí òfin Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó dẹ̀ gbà wípé ó lẹ́tọ̀ọ́ká lò náà ló lẹ́tọ̀ọ́ká lò ṣẹ̀rí ọ̀rọ̀ náà àmìlẹ̀ iná aṣílẹ̀lẹ̀ ilẹ̀ iná òun náà wà permissible láti lò ìrọ̀lẹ̀ ìkìkí ṣe mùsùlùmí káàtì tó wá sọ ẹni tó fi ṣe dédé òfin Ọlọ́run Ọba ipé ṣẹ̀ráàmù òfin ta constitutionalize fúnra wa àti òfin tọ́lọ́wọ́ bá gbé fún ẹ̀kalẹ̀ eh, nínú Qur'an àtòfin Ànábì ilé ní kìí ṣe mùsùlùmí kèfèrí ní àbí ẹ̀ tó bá bílíbí pé òfin yíga ti ẹ̀ ní ó ti ẹ̀dájú òfin ẹ̀sìn yíga lọ because òfin yìí eh, human rights ni àwa la gbé kalẹ̀ fúnra wa kìkì ń ṣe pé ẹnìkan ló bá wa gbé kalẹ̀ ọlọ́run ni yẹ̀wò ní pèlẹ̀ nìkan la gbé kalẹ̀ personal right human right clinical right àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí ẹni yìí kìí ṣe mùsùlùmí kódà kò bá máa kírun àfi tí ìbá tó nígbàgbọ́ wípé òfin ọlọ́ọ̀bá ní fi ń dájú àtòfin annabi rẹ̀ sallallahu alaihi wasallam ìmọ̀nà ọlọ́ọ̀bá àti mọ̀nà annabi rẹ̀ ní fi ń dájú sallallahu alaihi wasallam so jẹ́ ta bá ti láṣẹ tán láti mọ̀ tẹ̀lé ti dáadáa bẹ́ẹ̀ lọ because gbogbo gbogbo bá ṣe ń jìnà sófin ọlọ́wọ́ bá sí bẹ́ẹ̀ ni yàlọ́wọ́ bó ṣe ma gbóná sí ọlọ́run sọ ní Kùránì pé reason tó fi ń sílé ní pé kẹ́lìbà ronú pé dúó ibi ta dé yìí ẹjẹ́ wá padà àmẹ́ta ìbá ti ronú ẹgbẹ̀ bí ó 2022 ta wà yìí ó 2015 lọ ni púpọ̀ ní wọ́n tàmà náà ní ìsìn 2015 ah, láwà báyìí ó sì bẹ́ta ju time ta wà yìí lọ ìkankan bàjẹ́ ti lójoojúmọ́ ni kèwàá ti bàjẹ́ ohun

ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tọ́kà tí wá balẹ̀ lé lórí pé kò lè jẹ́rọ́ láyé ọkà balẹ̀ ní pé kì í ṣẹ́rọ́ òun lè yẹn wí jáde ẹlẹ́ẹ̀kẹ̀rún nínú àwọn nǹkan tí ó mọ́ bẹ̀ẹ̀ sẹ̀yẹ̀ jẹ́ ni man abúrọ̀dọ̀ shay'an mimma ja'a bihi ar-rasul sallallahu alaihi wasallam ẹnikẹ́ni tó bá lè kórìíra nǹkankan ó kórìíra nínú ọkàn rẹ̀ kódò lè máa ṣe níta àmú kórìíra faqad kafaru onítọ̀n ti ṣe kèfèrí rí ìdí ní wípé ọlọ́run bá sọ nínú sọ́rọ̀tù Muhammad ayẹlẹ́kẹ̀ wi wípé dhalika bi annahum karihu ma anzalallah ọlọ́run ní pé ṣe rẹ̀wọ̀n tán mo ní pé kèfèrí ni wọ́n yẹn ìdí ní wípé wọ́n kórìíra nǹkan tí ọlọ́run bá sọ kalẹ̀ fa ahbata a'malahum ọlọ́run kan gbogbo gbogbo فبرد ما جاء به الرسول صلى الله عليه وسلم من الأحكام والشرائع يعتبر كفرا شريك كوريران كتي النبي صلى الله عليه وسلم nínú àwọn òfin ní nínú àwọn òfin ẹ̀sìn ọlọ́wọ́ bá ní o wàláhì kufrun wa inna alwajiba alayna mahabbatuhu in tó jẹ́ dẹ̀dẹ̀ fún wa ní wípé ká fẹ́ràn tán nabi mú wa wa mahabbatu kulli ma jaa bihi ká dẹ̀ fẹ́ràn gbogbo tó mú wa وأن نعتقد أن كل ما جاء به كواني بغوكي بغبنتان نبي موايو إن كان حكما أنه أفضل الأحكام تبا جوفني كاني بغوكي مولوفين تفين داجو وإن كان خلقا بأنه أفضل الأخلاق تبا جيواني كما كاجبا يكوي ونفين داجو وإن كان عبادة بأنها أفضل العبادات تبا جي جوسيني كاجبا يكوي جوسيني فين داجو

èyàn tó bá ríru wọ̀nyí nínú àbí tó ríru tírètì yìí tó ríru àìsàn yìí àbí àmì yìí nínú ọkàn rẹ̀ ó rí pé àwọn ah, fẹ́ kórìíra kí nífa fàáléhì an ya'mala ala izalatiha tètè tètè mọ́ síṣẹ́ kódà kí Islam ha yọ ìkórìíra yẹ́kùn azza wa jal an yudhibaha anhu yóò ma bí ọlọ́wọ́ bá ma bí ọlọ́run ikú ọlọ́wọ́ bá ìkórìíra fún ẹ̀sìn ọlọ́wọ́ bá tó wà lọ́kàn mi yìí dákun bá ń yọ wa an yubadilahu bi bughdi ya hubban ọlọ́run bá mi ìkórìíra yẹn bá mi yí padà sí dáadáa wa bil istighfaf ta'dhiman ìfi ọwọ́ yẹpẹrẹ mú ẹ̀sìn yìí tí mo fọwọ́ yẹpẹrẹ yìí di ìka ẹ̀ṣẹ̀ kún fẹ́ ka ẹ̀ṣẹ̀ ọlọ́ọ̀bá kún mo fẹ́ jẹ́ ni tí ó máa sẹ̀mí lórí ẹ̀sìn Ọlọ́run bá tààrà ní kìí ṣe pé káàkà máa ṣe bó ṣe wùwá wà bí lókúrìhì láha ragbatan iléyà Ọlọ́run bá bá mi chẹ́njì bí mo ṣe ń gún ríkò níbi ẹ̀sìn Ọlọ́run bá díẹ̀díẹ̀ yìí tí mo so ilé ìjẹ́ yíwa pé ìkórìíra tọ́lọ̀ bá bá sọ àti tánàbí bá mú sallallahu alaihi wasallam kódà kí ẹ máa o wàláhì kúfúrù ni ẹkwà ojú ọ̀nà kúfúrù pọ̀ tó sílẹ̀ fún abáyì kọ́nà kọ́ mọ́já lè wọ̀ kankan bẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà eléyìnẹ́dẹ̀ gbajúmọ̀ gan oní manistahza abishayin min dini rasulu sallallahu alaihi wasallam ẹnikẹ́ni tó bá ń fi nǹkan kan ṣe yẹ̀yẹ́ ẹfẹ́ ń sawẹ́wà ẹfẹ́ ń ṣeré nínú ẹ̀sìn annabi sallallahu alaihi wasallam aw thawabihi àbáwọn ẹ̀sìn tọ́lọ̀ lọ́wọ́ san ṣe báyìí

abillahi sí ọlọ́wọ́ ọba wa ayatihi àti àwọn ayà ọlọ́wọ́ ọba wa rasulihi àtànẹ́bì ọlọ́wọ́ ọba kuntum testahzi'un tó lè fi ń ṣe yẹ̀yẹ́ tí ọlọ́ọ̀bá tànẹ́bì rẹ̀ àtẹ̀sìn ọlọ́ọ̀bá lè fi ń ṣe yẹ̀yẹ́ àbí la ta'tadhiru ẹ má mú excuse kankan kò sí excuse pé ṣe mọ́ kan ṣeré ní ẹ̀yìn ò tí ẹ máa wádà ẹ̀yìn máa wádà nítorí ọlọ́ọ̀bàgùn máa wádà níbi ẹ̀sìn ọlọ́ọ̀bà ilé ní ojú oyé wa prank pẹ̀lú ẹ̀sìn ọlọ́ọ̀bà àbáwọn fíìmù ta máa ń wò wà láìwọ́dẹ̀ mọ̀ kírun wọ́n mọ̀ fìrún ṣeré nǹkan mọ́ kírun bàbá súlé àti ìyá kìní kan wọ́n ń ṣeré dẹ̀rẹ̀dẹ̀ irú ìmọ̀ sáwẹ́wà pẹ̀lú ẹ̀sìn ọlọ́ọ̀bà kí ẹmọ lóun ṣe kọ́mẹ́dì pẹ̀lú ẹ̀sìn ọlọ́wọ́ bá wọ́n ní kí ṣe bí ṣe bá kàn ṣe rẹ̀ ní ó gbọ́n tọ́lọ̀ bá ń sọ́nà kòrán ní ìgbà táwọn yóò kí ń ka kòrán tọ́kí bí o ti káyà ìdè tó ti mọ̀ pọ́lọ̀ ní pé e látàtàdìrù ẹ má mú excuse kankan wá qad kafartum ba'da imanikum ẹ ti ti kèfèrí lẹ́yìn gbàtẹ́ ti jẹ́ múmìnì tẹ́lẹ̀ ẹ jẹ́ ká wọn tó wà ní behind the ọ̀rọ̀ yẹn ó ní history behind the aya ó ní dìtọ́lọ̀ bá fi sán wọ́n ni falistihzahu bi dini rasul sallallahu alaihi wasallam wa thawabi wa iqabihi kufrun ima si yeye pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run Ọba àbí pẹ̀lú àwọn ẹ̀san t'Ọlọ́run Ọba ló wọ́n san wọ́n tan bá gbọ́ ti ẹ̀ àbí Ọlọ́run Ọba tó tí ó fi jẹ àwọn èyàn tan bá tako ti ẹ̀ kufru leleyi o faman kí leleyi kò sanu tó rí bí kíni báyìí because ó wà ní ẹ̀sẹ̀ ọlọ́ọ̀bá annabi ni pé ẹ fi irun gbọ́nyẹ́ ilẹ̀ ẹ wá mú níbi irun mọ́yí ẹ yapa àwọn kèfèrí ẹ yapa àwọn majus a majus kan wá bá annabi jọ kan sallallahu alaihi wasallam wọ́n wá láti Persia láwọn fúrúsù ni ìgbà tán wá wọlé annabi òwújú inú annabi odin sallallahu alaihi wasallam wọ́n ti wá rí ó hàn lójú annabi sallallahu alaihi wasallam wọ́n ti wá mọ̀ pé nítorí táwọn ilé ṣe ni pé wọ́n fa gbogbo tí ó máa wọ́n wà fi rán mọ́lẹ̀ ìlú tabatimá kọ́lì wọ́n fi lẹ́bàá ìwé ma fi ń sẹ́ ọtí ní mí mọ́ wọ́n fi lẹ́bàá anẹ́bí ò fẹ́ wojú wọn sallallahu alaihi wasallam because ó kórìíra bẹ́ wọ́n ni anẹ́bí tó bá jẹ́ lèrè ló kórìíra ni ọba wa ló pa aláṣẹ ká mọ́ sí bẹ́ wa náà mọ́ sí bẹ́ ó ní àṣẹ́rọ́lọ̀ wa èèyàn tó bá wá istahza bi min ahkamid din àbí kankan nínú ọ̀rọ̀ ẹ̀sìn náà ni bí a siwak ikẹ́ ewu ní kí ní tẹ́fẹ́ ń wọ́n yíwẹ́ siwak dẹ̀ ni tánàbí encourage kamalu àbí khimar aṣọ tó tóbi tó máa ń kẹlẹ̀ tó bèèrè mùsùlùmí máa ń wọ̀ àbúkóbìnrin kó bu ara bọ́lọ̀ sí ní kó bò kó wá ní à kí ni òfin tó mẹ́lẹ́gún tó ẹ̀kínà ló mẹ́lẹ́ àwọ òfin tó mẹ́gún ló mẹ́lẹ́ àwọ àyàmọ́pò ẹgan hmm, ó sì kí kúfù òfin rumú wàláhì tí ẹ̀fin ṣe ni ẹ̀fin kúfùrù ní ẹ̀fin ọmọ because ẹ̀sìn yẹ́lọ́wọ́ bá ní ok kí ló fẹ́ fi ayà Kùránì tí bẹ nínú suratul Ahzab sí ayà suratul Nur nǹkan tọ́lọ̀ bá ti ń lámọ́lẹ̀ tọ́lọ̀ bá dákọ̀ jìlbáàbù ya ayyuhan nabiy qul li azwajik wa banatik wa nisa'il mu'minin ọlọ́run sọ fáwọn ìyàwó ọlọ́run ẹ̀lúwà nẹ́bí sọ fáwọn ìyàwó rẹ̀ sọ fáwọn ọmọbìnrin rẹ̀ ẹlùmí ni ah, ṣe bá

ṣe bí bẹ́ẹ̀ láwọn ọmọ tí ó dáṣe láti ṣe sí bẹ́ẹ̀ láti wọ́n fi tí ó dá lọ obìnrin tó bá múra bẹ́sìn ṣe ni ó múra gan yóò lè fọ́kùnrin àwọn um, ọkùnrin ẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ò nílé súnmọ́ mango tán bá sí kalẹ̀ ó lè sí ń pé bó èyí tó bá wà kọ́ bá dẹ̀ sí ní pé bó so àwọn tí wọ́n fi lọ́kú lọ́lọ́ òun náà làwọn tí wọ́n rí ìwò káàkiri àmọ́ nínú Islam Islam will encourage modesty Islam will encourage ìtìjú kóbìnrin tijú àtọkùnrin náà tóbìnrin ló lágbára jù because tóbìnrin ò bá ti tijú mọ́ àwọn ọkùnrin náà ní save gbogbo wọn lájọ́ ń complain báyìí àwọn náà ní save because kódà tẹ́bá kẹ ọ̀pọ̀lọpọ̀ yí tí ó jẹ́ kẹ́lò mí rí bí ojú tí ó ẹ̀sì obìnrin kún because ó rí ó ń sàwọn ìṣekúṣe tó pọ̀ ń gboro ó ti wára wọn kagbọ́ yínú ẹ̀sìn tó bá lò fẹ́ mọ́ ṣe kíní kò ní ra ọmọ yìí jẹ mọ́ iṣẹ́ ọmọ yìí ò ní rọ ọmọ tí wọ́n ni pé àwọn náà ti lọ ṣe kíní à lọ́báwọn ẹlẹ́yà àwọn ẹlẹ́yà ní lọ́mọ wa so kí ẹ ma fi rú nǹkan báyìí ṣe yẹ̀yẹ́ àbí kí ẹ ma fi sọ́lá ṣe yẹ̀yẹ́ àbí kí ẹ ma fàwẹ̀ àwọn èèyàn fàwẹ̀ ṣe yẹ̀yẹ́ tí wọ́n dẹ̀ mọ̀ wọ́n kò bí àwọn sáwàdà ní táwọn bá ti ẹ̀ jókòó àkíní kan ìgbà wo gáàrin ní pé wọ́n tún ní ká tún gba mẹ́fà pẹ̀lú ẹ̀sìn ìṣe yẹ̀yẹ́ ni tá ma sọ ní sọ yẹ̀yẹ́ kódà yẹ́ tún fi zakatul fitri ṣe yẹ̀yẹ́ ó ti ní bùkọ́ àti kan nínú àwọn ìkọ́ àlọ́ wọ́n wá ń sí yẹ̀yẹ́ kìní kan afá zaka ó sàn sọ ah, wikila wọn yìí ṣe báyìí sínà in tọ́lọ̀ bá sọ tánàbí sọ kí ló tẹ́ ṣe yẹ̀yẹ́ ìwọ tó bá jẹ́ mùsùlùmí o yẹ kí ní rẹ́dùn tó bá ti fẹ́sìn sí yẹ̀yẹ́ o ọlọ́bà gẹ́sọ́ ní Qur'an dìde kó ń bẹ́ ni hatta yahudu fi hadithin rọ́yẹ̀rì tó bá débì kàtà ń fi ẹ̀sìn ọlọ́wọ́ bá sí yẹ̀yẹ́ dìde kó ń bẹ́ mọ́jọ̀kó ti wọn o ọlọ́run sọ ní ayà ni pé idhan anta mithlahum ọlọ́run sí ọmọ wọn ni o ọlọ́ni wà látẹ́kànù ìlàlẹ̀dí na zalamu ẹmọ́ súnmọ́ àwọn tán àwọn ọ̀daràn fatamassakumun náàrì kí ni ọlọ́ọ̀bá mọ́ lè bá bẹ̀yìn náà wọ́lẹ̀ mọ́ wípé èyí òkú bá wọn fẹ̀sí sí ẹ̀yẹ hmm. àmọ́ mọ́ jòkó mẹ́ wọ́n sí ẹ̀yẹ eminent smile kéèkéé à wà láhẹjọ wà ń bẹ̀ ni irú áyà yìí báyìí in tó ṣẹlẹ̀ ní pé àwọn haula wọ́n fàwọn sàhábà sí ẹ̀yẹ wọ́n ní ìrìn ìrìn ni tó fẹ́ràn oúnjẹ jù jù ànábì àtàwọn sàhábà lọ wọ́n fẹ́ràn oúnjẹ wà ájúmùnà ìndà lè kọ́ tó bá tẹ́rí tàbá dójú ogun tàfẹ́ pàdé àwọ̀ta ànábì ni àtàwọn sàhábà wọ́n mọ̀ sápamọ́ ni ojo ni wọ́n ya'nuna rasul wa ashabahu àwọn kan sí ẹ̀yẹ ni ẹmọ wo ìkan nínú àwọn ọmọ tó jòkó wá lọ́mọ ọmọdékùnrin kan bàbá fàwọn sáà mẹ́ṣọ́ rẹ̀ níbi sẹ́rìn àwọn akídé islamu

ó láì lómi jalabia àti kí ní àwọn dírẹ́sì musulmi ló ma fi ṣe kọmẹ́dì káàkiri elé èkí ṣe musulmi ó kàn sáwà dára sàn tàbá sọ pé lójẹ́ ṣe báyìí yóò ní àá sí púpọ̀ kan ń ṣe eré pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ọba fáyà subhanallah ẹ̀sìn ọlọ́run bẹ̀ kí ń ṣe agolo kìkí ń ṣe ilé adódó kìkí ń ṣe bọ́ọ̀lù wallahi ẹjá bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́ so inshallah al-karim ibi ni a ti jọ fẹ́ tẹ́ ni so a gbẹ̀ ní bíbẹ̀ so ní ìjókòó wa tó ń bọ̀ wá so nínú àwọn ẹ̀kọ́ táàrí kọ́mbí ká tó drop mic ni wípé tí ẹ bá wà láyé kátá ti ń ṣagbúrú kò tó fún wọn láti sọ pé èmi ò bá wọn ṣe ọlọ́ọ̀bá ó sí ọmọ wọn ni because tó tí kì ní ẹ̀bá rílé kanú máa ń jẹ pé ó fẹ́rin rẹ̀ ìkórìíra ó wà àwọn búyà rẹ̀ bẹ̀ ìtọ̀wọ̀n fi yàrí sí ẹyẹ mọ́mí ẹ̀wọ́n fi sí ẹyẹ lórí <laughs> àkíní <laughs> wọ́n wá ń sí ẹyẹ ogun wọ́n rẹ̀rẹ̀ àrí takìtì sọ fún mi pé nùrí odò kan sọ fún mi pé ìwọ́n mọ̀ mọ̀ fẹ́ ojú rí kọ̀kọ̀ pọ́n

ṣe rí lẹ́fì tẹ́ṣẹ́ náà gbọdọ̀ wà lẹ́mìíwá òkè báyìí àwọn nǹkan yòókù wà lábẹ́ ni ìfẹ́ ìyá wa ìfẹ́ bàbá wa ìfẹ́ àwọn nǹkan míì ó wà lábẹ́ ìfẹ́ Ọlọ́run ti tànàbí so àkàkún yẹ gbọdọ̀ wà that ìkálára yẹ gbọdọ̀ wà ìkálára tí ò gbọdọ̀ gbé yẹn kọjá motion sí gbogbo nǹkan mú hmm. bọ yóò subhanallah subhanallah èsì Ọlọ́run bá lélé ifá ibibí láti rí àánú Ọlọ́run ọba láyé yìí ni àti ní yawmal qiyamah ni an bí Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún ẹni kọ̀ọ̀kan wa هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وآله وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته